إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله نعم إن شاء الله تعالى àtẹ̀síwájú lórí nǹkan tí a ń bá lọ nínú àlàyé nawaqidul Islam tó sì pé àlàyé tá ń lò tá ń tẹ̀lé òun náà ni tírà fáwàgbà Sheikh Salih ibn Fawzan al-Fawzan tó pè ní durusun fi sharhi nawaqidil islam so wani thumma ba'da an na'lama wani lai bata ti mọ̀ wujuba takfiril mushrikin ìjọ́nà yẹn ìpé àwọn olùṣe àwọn ẹlẹ́bọ àwọn tán múrógún papọ̀ mọ́lọ́wọ́ ọba ìjọ́nà yẹn ìpé wọ́n ní kèfèrí wal àtàwọn kèfèrí náà bákanáà ayyan gbogbo ọ̀nà tí wọ́n bá jẹ́ wa anna hadhihi aqida àti ní pé àdìsọ́kàn yíò la yasihhu al-islam islam ò lè lálàáfíà wa la yastaqimu ad-din ẹ̀sìn ò sì lè dúó illa biha àyàfi pẹ̀lú rẹ̀ ẹ̀sìn ò lè dúó àyàfi ká tó mọ̀ pé ah islam ni islam o kèfèrí sí kèfèrí yàtọ̀ sí mùsùlùmí mùsùlùmí sí yàtọ̀ sí kèfèrí kèfèrí sí rèyìn búrọ̀ pé kèfèrí musulmi èyàn sì gbọ́dọ̀ pín kéfèrí so wọ́n ni wala yastaqimu ad-dinu illa biha ẹ̀sìn olè dúó àyàfi pẹ̀lú àdìsọ́kàn yìí so àdìsọ́kàn yìí jọ́nà yẹn ìpé àwọn olùṣẹbọ àwọn tí wọ́n ń bọ ère tí wọ́n ń bọ òsà tí wọ́n ń bọ igi tí wọ́n ń bọ odò tí wọ́n ń ìjọ́nà yẹn ìpé gbogbo àwọn ọ̀ràn àwọn èèyàn báyìí ìjọ́nà yẹn ìpé wọ́n ní kéfèrí so bákan náà wal kuffar àwọn tí wọ́n ṣe kèfèrí sọ́rọ̀ ọba yálà kúfùrù ìlàhádì ni kúfùrù tẹ̀kìdìbì ni kúfùrù juhudi ni kúfùrù shakki ni kúfùrù ìrọ́dì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kúfùrù ìlànàd àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà kúfùrù tó wà wọ́n ni wa ẹn tó jẹ́ lẹ́bọ̀ kápẹ́ ní kèfèrí ẹn tó jẹ́ kèfèrí kápẹ́ ní kèfèrí wala yakunu an-nasu 'inda al-muslimi sawa' àwọn èyí sì gbẹ́lẹ̀ wọn gbọ́dọ̀ jẹ́ lọ́dọ̀ mùsùlùmí wọn gbọ́dọ̀ jẹ́ kankan náà bal yálà yufarriqu bayna al

wọ́n ló wá jọ́rọ̀ àyàn lórí tí yàn bá fẹ́ pé àwọn kèfèrí ní kèfèrí o ahkamun kathira àwọn ìdájú tó pọ̀ nadhkuru minha ma tayassar adakọ nínú rẹ̀ tó bá rọrùn awwalan aláwọ̀kọ́ annahu yajibu bughdul kuffar ọ̀nà ọ̀nà yẹn ní ìkórìíra àwọn kèfèrí o nífẹ̀ẹ́ kèfèrí torí pé bóò ló nífẹ̀ẹ́ ni tó ti ṣe kèfèrí sọ́rọ̀ ọba ẹni tí ó gbàgbọ́ ní Ọlọ́run ọba ẹni tó múrò ogun papọ̀ mọ́rọ̀ ọba wa mu'adatihim àbí wa mu'adatuhum ọ̀rọ̀ yẹn ní kí ẹmú ọlọ́ta kí ni túnmọ̀ pé kí ẹmú ọlọ́ta òun náà ni pé èyàn ò gbọ́dọ̀ mú bá wọn tí ó mọ mú ìfẹ́ wọn bọ èyàn lọ́kàn so but in terms gbà lérò pẹ̀lú mu'adatihim òun kọ́ ni pé kí wọ́n lọ máa kó bọ́m̀bù gbọ́yá church yun ẹ̀lẹ̀ sáwọn sakabula ẹ̀lẹ̀ sá sínú rẹ̀ kó lè blógbì ara ọ̀ àbí àà bó bá ti gbá kéfèrí kan mú nígbésẹ̀ tó bá wọ̀ fún ara ọ̀ kìí tán gbàlérò pẹ̀lú wa mu'adatuhum ni so wa mu'adatuhum èyàn mú ọlọ́ta so but èyàn ò ní fi kó bá wọn mùsùlùmí kìí sì terrorism èyí rahabiyya so ara ọ̀ wọ́n ni wa adamu muwalatihim èyàn sì gbọ́dọ̀ mú ọlọ́rẹ̀ kọlígì mini láì kọlígì rẹ̀ ni àwọn ọjọ́ ti ń bá yíyàn jọba jẹ báyìí so ní ma bá mi sáìn pé mo wá sí ibiṣẹ́ lọ́jọ́ yẹn wàlékún sáàmùsùlá so ní ma bá mi sáìn pé mo wá sí ibiṣẹ́ lọ́jọ́ yẹn àwọn ọjọ́ tí ń bá fẹ́ parọ́ mo dé ní gíní ah láì kọlígì rẹ̀ ni bí a ah, ọ̀gá John John bí a kọlígì ni John o ah àti Samuel ó ti ẹ̀ tó Samuel ah Samuel ṣe yàn bóò ni ẹni tó ti ṣe kèfèrí sọ́rọ̀ ọba gbogbo èèyàn olófẹ́ ṣe mọ́ dáadáa olófẹ́ ṣe tó ní túnmọ̀ mọ́ ẹmọ bó ṣe rí ni bí ẹni tí àwọn òbí rẹ̀ ṣe dáadáa sí wọ́n tọ́ dàgbà wọ́n tọ́ láti kékeré wọ́n fún lóúnjẹ wọ́n fún ní mímu wọ́n fún wọ́n dá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ṣe gbogbo tó jẹ́ ẹ̀tọ́ wọ́n se. so ní bá ṣe ní bá ṣe lágbára wọn so ìgbà tó wọ́n dàgbà wá òpé àà ah, hmm, àwọn òbí yìí láyé ọlọ́mọdé lè ṣe dáadáa sí àwọn òbí yìí rẹ̀ sí rẹ̀ yìí àwọn sí wọ́n ń bèèrè nǹkan lọ́wọ́ rẹ̀ pé à ah, ọmọ wa a ní di báyìí báyìí báyìí ó sì ó lè fún wọn ní báyìí times million rẹ̀ gan wá fún àwọn ará àtàní wá ń fún wọ́n wá ti mọ́ káàkiri gbogbo ayé pé à ah, olùtọrẹ ni dákùn sí gbogbo ọrẹ tí sẹ̀yàn exactly bí kèfèrí ṣe jẹ́ nìyàn ọlọ́run ọba tó ti tó kọ́kọ́ dá kèfèrí kèfèrí ti sàì ó ti sàì dá sọ́dọ̀ ọlọ́run ọba ó wá ń ṣe dáadáa sí wọ ẹrú bí ẹgbẹ́ rẹ̀ kò nítumọ̀ wọ́n ní hatta walau kanu min aqrabi an-nasi ila al-muslim kódà wọn ò bá jẹ́ pé nínú àwọn tó súnmọ́ musulmi jù wọ́n ní qala Allahu jalla wa ala wọ́n lọ́wọ́ àwọn ọ̀tá mi wa aduwakum àtàwọn ọ̀tá ti yínà so aya yọ́rọ̀ dùn ní 26 sọ pé ìsọ́ta àti ẹni àwọ̀tá mi ni ẹjẹ́ ń fi hàn yín nínú kùránì ṣe ti bá fi hàn yín nínú kùránì ṣe gbà ní pé ọ̀tá mi ni ọ so la tattakhidhu aduwwi wa aduwakum awliya tulquna ilayhim bil mawadda ẹ ma wá fìfẹ́ hàn sí wọn ọ ma wá fìfẹ́ hàn sí kéfèrí pé on this day on this day of your festival I convey my, my like and gratitude and adoration for you so when ni tulquna ilayhim bil mawadda ó ma wá fífẹ́ hàn sáwọn kèfèrí wa qad kafaru bima ja'akum min al haq àwọn sì ti ṣe kèfèrí pẹ̀lú nǹkan tó wá bá nínú òdodo yukhrijuna ar-rasula wa iyyakum wọ́n sì ti lé òjíṣẹ́ Ọlọ́run ọba àtẹ̀yìn náà wọ́n ti lé yín kó wọ́n ti yọ yín kó nùlù an tu'minu an tafsiriyan ni pé torípẹ́ ẹsẹ́ kí ni torípẹ́ gbàgbọ́ billahi Ah, billahi rabbikum so in kuntum a kharajtum jihadan fi sabili so tó bá yẹ pé ẹ ṣe jihad nítorí Ọlọ́run Ọba o so wabtigo amardati tẹ́sí fi ń wà yọ́nà mi o ẹ gbọ́dọ̀ o gbọ́dọ̀ mú ọlọ́rẹ̀ o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn tusiruna ilayhim bil mawadda ẹ túnmọ̀ wọn kẹwọn Ọlọ́run Ọba sọ pé ẹ ń dọ́gbẹ́ ní kọ̀kọ̀ nífẹ̀ẹ́ wọn kètù sàwọn tí wọ́n nífẹ̀ẹ́ wọn gbangba ọ̀ pé ah láì ah òun love Elon Musk pé Elon Musk lòun fi ṣe profile picture lórí gbogbo ibi tóhun ti máa ń fà púpọ̀ ayé òun ṣòfò so lórí fóònù pé ah Elon Musk lòun fi síbẹ̀ torí pé the guy has sense so n gbá the guy has sense pé pé ah so àkílẹ̀kọ̀ ẹwọ̀n pé báwọn èèyàn bá ti fẹ́ dáná sí máa irú ẹni bẹ̀rẹ̀ wọn kọ́ sí nígbàtí Ọlọ́run bó bòun láàká ìlọ títí so ti wò pé ah in tó náà fi mọ́lé máa rò pé bóyá òun nírú láàká ìrùn tàbí táwọn èèyàn fi máa rò pé bóyá nírú láàká ìrùn kó máa post ẹnìkan pé ah bí ẹni tó like Albert Albert Einstein ẹni àná so ní pé ah ní pé òun like ẹ̀ gan ah, bàbá náà gbárí púpọ̀ The theory of kìníkan nígbò ló sí theory of kìníkan ẹni tó fàyè rẹ̀ ṣòfò tí kẹ ń kàkúlétí tí ò sí ni wọ́n nífẹ̀ẹ́ eléré ẹ̀rùn pé àwọn tó ń ṣe sáyẹ́nsì sáyẹ́nsì àwọn tí ò nítumọ̀ yẹn kẹ́kọ̀ọ́ mọ́ parọ́ fáwọn yẹn wàláhì àwọn ń gẹ́mù ayé sí bẹ́ta wọn ìtẹ́lòmí ò túnmọ̀ nù nínú mìzánù òdodo àwọn ń gẹ́mù ayé sí wọ́n bẹ́ta àwọn tán ṣe sáyẹ́nsì eh, ìranù sáyẹ́nsì kúfùrù torí pé sáyẹ́nsì ilé yóò padà já wọn sí kúfùrù o ń gẹ́mù gọ́ọ̀yà tí ẹ̀ in tó kú jù náà ni pé yóò mọ́ ṣe máa sí yóò mọ́ ṣe gbogbo ẹ̀ yóò mọ́ fàkókò ṣòfò ẹwùn ah, just wasted your life look at Albert Einstein ah ara o so aburú ẹlòmí náà wà o àmọ́ aburú ń sẹ́pẹ́rẹ́ ti yẹ abẹ́ Einstein lọ ṣẹ́ntẹ́lò mi wá nífẹ̀ẹ́nù wọ́n ti fìfẹ́ rẹ̀ sí lọ́kàn pé owó bá títí ń kọ́ àwọn ọmọ kúfùrù yẹn pé ah kìní kan Sarkios Makiscos àwọn ọkọ̀ tí ò lè àwọn ọkọ̀ anù tó náà tó kọ́ tẹ́ni anù náà ni so wọ́n ni wa ana a'lamu bima akhfaytum ọlọ́wọ́ bá ní mo sì mọ̀ nǹkan tẹ́ pamọ́ wa ma a'lantum àti nǹkan tẹ́ gbé sí kọ̀kọ̀ àyà ìwúlọ̀ ma dẹ́rù báyàn wa man yaf'aluhu minkum ọlọ́wọ́ bá ní ẹni tó bá wá dán wọnú yóò faqad dalla sawaa as-sabil ó ti sí ojú ọ̀nà tó gún régé o wọn ila an qala tí lọ́wọ́ bá sọ pé example tó dáwà fún yín fi Ibrahim níbi ànábì Ibrahim walladhina ma'a àtàwọn tó wá pẹ̀lú rẹ̀ idh qalu li qawmihim Allahu akbar gẹ́bà ànábì Ibrahim ṣe jẹ́ inna ibrahim la awwahun halim so bó ṣe jẹ́ halim tó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyàn ẹni tó rọ́ tó tún lọ́gbọ́n síbẹ̀síbẹ̀ náà manzila wàlá albara kò jẹ́ kòwó manzila alwàlá albara kòwó so but àwọn yíò àwọn parọ́ kí yàkúrò ànábì ibrahim ànábì ibrahim gan ta èrè fáwọn fáwọn bàbá rẹ̀ àti yá rẹ̀ ẹmọ bọ́ fàtíwà kan wà lọ́dọ̀ àwọn Sufi pé kódà àtúgbọ́ lọ́dọ̀ àwọn àfá bọ́sí mọ́ sọ́rọ̀ àwọn náà pé ní kódà àwọn òbí rẹ̀ gan tán bá fẹ́ lọ ṣẹbọ o lè bá wọn mú ẹran yẹn débi ó sà o kàn ní bá wọn dúó ní bá wọn sí mẹ́rin ẹlẹ́gùn ẹwọ fíkùkù gọ̀rí àlìfíkùkù gọ̀rí o lè bá wọn mẹ́ran yẹn débi ó sà so ẹlòmínà sì lè gbọ́ rí lọ́dọ̀ àwọn fún Sufi pé ibi tọ́wọ́ òbí ẹran o lè bá wọn mọ́ ẹran yẹn dédé ó sà ó kàn ní bá wọn dú ni ọkàn dó sẹ́gbẹ́ kan tí wọ́n fi dú tán ó tún bá wọn gbé ìntàbá fẹ́ kó lọ yóò tún bá wọn gbé lọ padà bí anábì Ibrahim kan wọ́n ń tọ́sà ni so ní pé tí bí ṣe ń ta ẹ̀ náà ni wọ́n sọ pé ẹwà àgbákò ẹwà rófò so <laughs> wàláhì ìwọ̀n òsùn bí sí mọ́ sọ́tọ̀ ní ẹ wákà máa jẹ́ láàrin wọn so wọ́n tún jẹ́ wákà ẹwà àgbákò so wọ́n ah pé ànábì ọ̀rọ̀ yìí mú ká wọ́n ń tàà irọ́ ni irọ́ sí gbogbo àwọn ìjọ́n sí kílẹ̀kọ́lẹ̀ in tó kó sínú tí àwọn tí ò lálàáfíà àwọn ẹ̀tàn tí ò ní ìsinad gẹ́kẹ́ so wọ́n tó máa fi kúfúrú àti ṣírkù fi ń lẹ̀lẹ̀ fáwọn ànábì ọ̀rọ̀ ọba bọ́ wà ànábì Ibrahim ẹ wo manzila alwala albara ànábì Ibrahim ọlọ́wọ́ bá sọ pé àpẹẹrẹ dáadáa wà láfún alára ànábì Ibrahim idh qalu li qawmihim nígbà tí wọ́n sọ fáwọn èèyàn wọn pé inna bura'u minkum nípé àwa ti bọ́pá bọ́sẹ̀ lára yín o wa mimma ta'buduna min dunillahi àti níbi nǹkan tẹ́ ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́wọ́ ba kafarna bikum a ṣe kẹfẹ́ rí sí so a disbelieve nú yí hatta tu'minu billahi wahda títẹ́ fi gbàgbọ́ náà Ọlọ́run balẹ̀ ọ̀kan ṣoṣo so gbogbo tí ó wíkẹ́ àlùwàlá àlùbárọ̀ yẹn èyí kó bọ́ra yẹn lára so gbogbo ní pé à ah, ní pé bóòlù sí expect kó mọ báyàn ṣe ní 24/7 so kó mọ báyàn gbé ní 24/7 àbíkó yí pé ọ̀pọ̀lọpọ̀ time nígbésí ayé yẹn ẹni tó mọ bá ṣe nù gbogbo gbà náà lọ́wọ́ ma fi ló ma fi lé fi àlùwàlá àlùbárọ̀ nínú tó ní pé ah ọ̀gá rẹ̀ kèfèrí ni kọlígì kọlígì rẹ̀ bí mẹ́jọ kèfèrí náà ni so ìwọ náà ni ìwọ sáà ni mùsùlùmí kò sí pé ó lọ kírun àbí nǹkankan tó jọ báyìí so àníwọ́n náà lọ ti máa sẹ̀mí àníwọ́n so ẹwà tí wọ́n imagine kí ẹ tó wá lọ níyàwó kèfèrí lé tí ó gba Islam mọ́kó mọ́kó rà rẹ̀ bọ́ àwọn situations tí ó wíkí àlwàlá àlwàrọ̀ yẹn wọ́n ni wa qala ta'ala wọ́n ni Ọlọ́run bá sọ pé la tajidu qawman ẹ̀ ní láwọn yẹ kan yu'minuna billahi wal yawmil akhir tán gbàgbọ́ ní Ọlọ́run bá àti ọjọ́ kẹyìn yuwadduna man hadda Allaha wa rasulahu tí wọ́n mọ̀ nífẹ́ àwọn tí wọ́n ń takùtọ̀ lọ́wọ́ bá tó jíṣẹ́ walau kanu àbá àwọn bọ́lá kó jẹ́ bàbá wọn mo ní nǹkankan tí mo fẹ́ sọ nípa ìmọ̀ káàmà sí dáadáa sẹ́lẹ̀sìn kejì yẹn tàbí sọ mọ́ fẹ́lẹ̀sìn kejì ẹ̀tẹ̀ tí kọ́kọ́ gbé gbádi gbónúwọ̀n ẹlẹ́sìn kejì pé à ní pé àfá ẹ̀ sí dá látàárọ̀ gbogbo tẹ́ ti sọ èmi náà ní nǹkan tí mo fẹ́ sọ kún ìmọ̀ sí dáadáa sẹ́lẹ̀sìn kejì mi reverend ni wọ́n kódà tí mọ́ church èmi ní bá wọn gbà omi ìgbàlà èmi ni máa kódà tí ma wọn kì ní kílòkọ rẹ̀ gbogbo àwọn sáàmù gbogbo àwọn kì ní gbogbo ìlàwà náà mọ̀ àmìlì yóò ní mọ́ sí dáadáa sọ́n ó fẹ́ fi kúfùrù gbá ní o ó fẹ́ kúfùrù gbá lójú agbó ẹwọ́nù so irọ́ so tí bàbá bá jẹ́ rẹ́mẹ́ndì ọ ní bàbá bá ṣe kaka nínú ẹbọ tí bàbá ń ṣe nínú Kristi tí bàbá ń bọ̀ so ó sì sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì tún pè wọ́n sí islamu náà ó sọ pẹ̀lú pé ó fẹ́ ikú wọn mẹ́nà ó sọ pẹ̀lú pé ó fẹ́ ikú wọn ròdòdó eléyìn tí ó bá ní kó bá wọn náà ni o tí ó bá kó bá tọ́ èyàn dó lórí ẹ̀sìn rẹ̀ sísí kò sì ní jẹ́ káwọn kèfèrí kó bá wọn ọlọ́ba ni látẹ́jì yuwadduna man hadda christian ló fẹ́ wọ́n sì lóun náà ma ń lọ church wọ́n náà ma ń lọ but in tó fọ́nì ni pé kódà àwọn súfí mi kẹsí gbogbo ọ̀rọ̀ àwọn súfí mi kò ní ìdẹ̀ká ma ń lọ church yẹn àkúfùrù táwọn gan ṣe àti ṣírkù tí wọ́n sì tún gbé lọ́mọ lọ́wọ́ so àwọn ọmọ àtàbúrò wọn kódà kó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ pé a lakum dinukum waliyadin aw ashiratahum àbáwọn tí wọ́n jẹ́ àwọn mẹ̀lẹ́bí wọn ulaika kataba fi qulubihimul iman àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n ò ní ma nífẹ́ àwọn tí wọ́n ń takun tọ́lọ́wọ́ bá sọ àtọ̀jíṣẹ́ rẹ̀ sọ yìí àwọn ọlọ́wọ́ bá ti fi ìmáni sọ́kà wọn wa ayyadahum bi ruhin minhu ọlọ́wọ́ bá sí ìrànwọ́ so pẹ̀lú ruh látọ̀dọ̀ rẹ̀

ẹlòmí ni ah mo ti gbọ́ nílẹ̀ nínú ọ̀gánà àfọ́n sọ fi pé kódà gan ó yẹ kó kọ́kọ́ lọ káúlà kó tó lọ sí hajj torí pé tó bá lọ hajj àwọn kọ́kọ́rọ́ kan wà tó o bá ní kó mọ́ sí pé hajj tó lọ fún ọ ní wúlò fún ọ àmọ́ tó bá kọ́kọ́rọ́ káúlà ó kọ́kọ́ gba àwọn kọ́kọ́rọ́ kan ní ó hajj tó lọ tí ó fi wúlò fún ọ tọ̀gútù ni Ibrahim ni yá sọ àti gbogbo àwọn tán dàbí rẹ̀ kìníkan ni lágbàjì ni lákìníkan ni gbogbo tó bá jẹ́ gbogbo tó bá jẹ́ kìníkan síse kìníkan síse gbogbo wọn tọ̀gútù ní àwọn aláwọn ilé àwọn tó ń bọ̀ yàtọ̀ sọ́nà ọba tí wọ́n ń pè wọ́n lábẹ́ irọ́ pé wọ́n bá wọn sí pẹ̀lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́bọ ni wọ́n àwọn náà tí wọ́n pèpè sí nígbà tí wọ́n wà láyé wọn tán sì gbà àwọn èèyàn ká máa bẹ́ẹ̀ ẹbọ tí wọ́n tó tún lágbára gan gbogbo àwọn tí wọ́n ń bọ wọ́n yẹn gbogbo wọn ni ó kó àwùzárùn lọ́dọ̀ wọn lójú ọ̀pìn dè lọ́dọ̀ ọ̀rọ̀ ọba àwùzárù tí wọn náà sì ní díkù wọn ni wa yu'minu billah wọn ni tó bá sì kèfèrí nù tọ̀gù tó wá gbàgbọ́ nù ọ̀rọ̀ ọba faqad istamsaka bil urwatil wuthqa irú ẹni bẹ́ẹ̀ ló ti gbá okùn tó nípa mú lanfisama laha ala ikhtilaf lórí tafsiri al urwatil wuthqa so la yajtami'u al-imanu billah ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba kò lè kú papọ̀ wal-imanu bit àti ìgbàgbọ́ nínú so mùsùlùmí tó rò pé òun gbàgbọ́ nínú Ọlọ́run ọba ó tún wá gbàgbọ́ nínú níyàsí náà wọ́n ti sọ fún ọ pé à wà tí kó gbàgbọ́ ní yásò kò takò kún jọ́sìn bọ́nà ọba so bó wá ní ó sì sàlàyé rẹ̀ wọ́n ni ẹ tún pé ní yásì pé wọ̀lí yí ọlọ́run ọba ni tó bá ti sọ wọ̀lí yìí pé àwọn kan tó ti sáyé kígbe sàmà kó ti sá dẹ́kun ibi tá ti ń kígbe òun gan sẹ́pọ̀ yẹ kó ti o wọ́n dákọ ní yásì wọ́n kígbe pé wọ́n ti sáré kígbe pé kò ní kọ mọ́jọsìn fọ́lọ́run mẹ́jẹ káwọn wàhábí sàn wàhábí mẹ́jẹ kí wọ́n ṣe gíní mẹ́jẹ kí wọ́n bá ti ẹjẹ́ rárá o àwọn tẹ́ ń pè wàhábí kọ́ ní bá ti ẹjẹ́ ẹ̀yin gẹ́gẹ́lẹ̀ ń báyé àwọn èèyàn ẹ̀yin gẹ́gẹ́lẹ̀ ń báyé àwọn èèyàn tẹ́ ẹ̀jẹ́ kí wọ́n dájú Ọlọ́run Ọba nìkan ṣoṣo so kò possible kó kópa pọ̀ lọ́kàn èèyàn ìgbàgbọ́nù ọlọ́run ọba àti ìgbàgbọ́nù tọ̀gùt kò pọ́síbù torí pé ọlọ́run ọba ana agna ṣòrọ̀ká ya ni ṣirki ọlọ́run ọba ò ní di partner gbogbo tó bá fẹ́ fi partner kún ọlọ́run ọba báyìí ọlọ́run ọba ò ní ní kankan ṣe pẹ̀lú nǹkan yẹn mọ́ ìtumọ̀ hadith yẹn ni pé tó partner kún nǹkan ọlọ́run ọba ò ní ní kankan ṣe pẹ̀lú kìní yẹn mọ́ so wọ́n ni fa innahu la budda min al-kufri bi tọ̀gùt sheikh sọ́lífà sọ́nà pé kò sí tàbí ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ sí kèfèrí sí tọ̀gùt

wọ́n fókọ Ọlọ́run ọba wọ́n fi ẹwà wọn pásítọ̀ ìjọdọ̀ Ọlọ́run wọ́n sọ ìsìn Ọlọ́run ọba ẹ̀sìn tánàbí ìyẹn sàmúwá tó jẹ́ Islam so wọ́n sì sọ ní tán fi ń pawó fúnra wọn wọ́n sì bà ìsìn Ọlọ́run ọba jẹ́ ní pé àwọn pásítọ̀ mírìkù yìí náà ni so owó owó oríṣiríṣi wọ́n fi fà wọlé fúnra wọn gbogbo náà wọ́n wà máa kà pé ànábì Ìsá ní pé ànábì Ìsá ò ní kò láṣọ méjì kò ní bàtà sẹ́gbé yí táwọn sẹ́lẹ́fí ma ń wọ kìnnìkìnnì táwọn ma ń ìrìn àrẹ kìnnì so wọ́n ní kò láṣọ méjì kò ní bàtà but gbogbo pastor sí báyìí àwọn fẹ́ ní pastor wọ́n ma ní private plane kí wà ní fi wá jọ anẹ́bẹ̀ isa tẹ́lẹ̀ntẹ́lẹ̀ pé apollo ni Paul ti sọ pé ó ti mú báṣì kan wá fún wa so yóò sà ti Paul ti yóò ti dántà nẹ́bí Ìsá sọrú yẹn yóò ti dárú fún wa so èyàn bọ̀rọ̀ kórìíra wọn torí pé wọ́n ń parọ́ mọ́rọ̀ ọba wọ́n fi ókọ ọlọ́wọ́ bá fi jẹun wọ́n fi ń ṣì àwọn èèyàn lọ́nà wọ́n ni walau kanu min aqrabi an-nas ila al-muslim kódà kò báyìí pẹ́ni tó súnmọ́ mùsùlùmí jù ní tó bá jẹ́ kèfèrí tọ́ ìjẹ́mọ̀lẹ́bí ti ṣe kíni o ti gé o torí pé in tó jẹ́ in tí ó so wápọ̀ lálkìyàmà òun ni imanu wọ́n ni walau kana al-kuffar wọ́n ni walau kana al-kafir kò bá ìpẹ́ tó jẹ́ kéfèrí yẹ ummahu ìyá rẹ̀ ni aw abahu àbí bàbá rẹ̀ ni aw akhahu àbí ọmọ ìyá aw kana min qabilatihi àbí láti inú ìran rẹ̀ wa ashiratihi àti láti so a bayan bakan rẹ̀ ni fàyínàwó yubghiduhu yóò kórìíra rẹ̀ wa yatabarra'u minhu wa yatabarra'u minhu yóò ṣe kí ni yóò bọ́ra rẹ̀ kúrò rẹ̀ èmi ò ní kẹ́kẹ́ ṣe pẹ̀lú rẹ̀ wọ́n ni qala ta'ala wọ́n bá sọ pé ma kana lin-nabiyyi ní pé tọ́fà nabi o walladhina amanu àti àwọn tí wọ́n gbàgbọ́ o an yastaghfiru tó gbàgbọ́ ká fáwọn olùṣẹbọ pé á ah, òun náà ṣe dáadáa ó ṣe dáadáa láyé pé ó fi ó fi ipò tó wà ó fi ran òdodo lọ́wọ́ torí mọ̀ pé wọ́n ń sàbọ̀ sí fáwọn mùsùlùmí tó wá fi ipò tó wà ó fi ran àwọn mùsùlùmí lọ́wọ́ tó nítorí náà a ṣe àkírọkọ rẹ̀ a ṣe eh, sọ́látùl gẹ́yù a ṣe fún so kéèsè musulmi o kéèsè lọ àmọ́pò tó ní àmà ìyá wa ní Palestine so ó fi ràn wọ́n lọ́wọ́ àmà ìyá yíwò àmà ìyá tẹ́ẹ̀kan fi ń tàwọn èèyàn tẹ́fí ń tàwọn èèyàn tẹ́fí ń gbé ti tẹ́fí ń gbé ti yúrò lálùgẹ́ ní ìrìnàbá tó ṣẹlẹ̀ Palestine óyá óyá ẹ pé gbogbo àwọn èèyàn kan mọ̀ bọ̀ kan wá sunkún kan mọ̀ bọ̀ wọn ní sọ pé kan wá sunkún bọ̀ wọn sọ pé kan tó bá débẹ̀ wọn mọ̀ sọ àwọn èèyàn mọ̀ sunkún níbà tó rò pé àwọn ìfánimọ̀ rò pé ayé ti ayé fẹ́ parẹ́ ni pé àà ah, pé ẹwọ ẹwọ ẹwùn kẹ ẹgbẹ́ sórí skí kan wò kan wò ẹwọ sójà ẹwùn kan so wọ́n ma àwọn àtọkùnrin àtobìnrin wọ́n ma sunkún dákùn bóòlò sí fẹ́ bóòlò wà sí bóòlò fẹ́ ṣe fún àwọn tọ́kùn wọn ti lè báwọn so wọ́n ti ah, ma gba síríwá ni torí gbogbo àwọn kẹrin wọ́n ti gbogbo àwọn kìnnìyàn wọ́n ti kóbọ̀ wọ́n làkáì ẹlọ́nà àwọn ọ́fíìsì àwọn kílùkọ́ rẹ̀ àwọn ẹni àbí ẹlọ sáwọn àyè pẹ́lọ ẹlọ bá wádìí obìnrin ní ìwọ̀n ní kẹfí sẹ́yìn okay okay ẹjí kan bá yí fi wọn kan gbé wọnú kìmọ̀rù yí kan fi máàkì yẹn síbẹ̀ kó lè rìkọ́dì ẹ̀ ẹwùn kan so wọ́n tún sáwọn obìnrin di spy ẹlẹ́kùnrin obìnrin máa ń bó ló ṣe fẹ́ submit fọ́kọ rẹ̀ tó bá padà lọ́kọ ọkọ obìnrin tẹ́ ti sọ di spy so wọ́n ní èyàn bọ̀ pàwọ́sẹ̀ lọ rẹ̀ èyàn kórìíra wọn so ibi tá ti lọ ni pé ẹ̀yìn ó ràn islam lọ́wọ́ àṣẹ sọ̀látùl gáìbù fún àbí ha kèfèrí ní tòótọ́ àwọn náà sì mọ̀ pé kèfèrí a máa nú Ọlọ́run bá gbòòrò tánú Ọlọ́run bá bá gbòòrò àwọn ìlúmí lẹ́tọ́ sí ju eléyìn lọ so tó wáyé pé ìtumọ̀ pé àánú Ọlọ́run bá gbòòrò nù àwọn ìlúmí lẹ́tọ́ sí ju eléyìn lọ àwọn àmúwọ́ fún àwọn tó yí pé àwọn tí ẹ̀ àwọn sèvù bóyá bí millions àwọn mùsùlùmí kan so àwọn èèyàn sàfẹ́ tó wáyé bá aljanna wà lọ́wọ́ àwọn èèyàn ni yé búdí búdí ó wà aljanna láyé bí ghairi hisabin wala azab wallahu musta'an wa ni qala ta'ala bí alọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé ma kana lin nabi wal ladhina amanu an ghafara Allahu lahu ẹmọ bá yẹn sí máa ń ṣe ní ẹmọ gbọ́dá àwọn yẹn ti ṣe pé èyàn rí ni wọ́n sọ rahimahullah but àwọn náà bá ti mọ̀ pé ẹni tí ó ẹbọ àwọn ẹbọ tán bá náà ẹgbẹ̀ ẹ̀ ó kọjá kéré mi so wọ́n à ní ghafara Allahu lahu kí ni àtúsọ pé rahimahullah fún àtúsọ pé ghafara Allahu lahu fún so òun sàdọ́ fún kèfèrí náà ni bí i òun sàdọ́ fún kèfèrí náà ni bí i ọ̀bọ̀rọ̀ lọ́wọ́lá ẹlòmí náà tó náà tó ipé ó ń bídà tó tako Islam tó gbógun ti Islam but bóyá àwọn olè pẹ̀ kèfèrí ẹ̀ pé kíyàn máa ní al-ikhwanul muflisun ya muflisun bí i eléyìn ò sínú Kùránì ah, àwọn yóò sì máa àwọn èèyàn ní jùrọ̀ lórí ọlọ́run ọba gaba àwọn èèyàn ní jùrọ̀ àgbẹ́ràn lórí ọlọ́run ọba kí ẹ lè mọ́ kílèmù pé ah, nǹkan báyìí ni ọlọ́run ọba sọ nǹkan báyìí lọ́lọ́run ọba sọ kí ẹ tó máa parọ́ mọ́ ọlọ́run ọba pé à ah, ilé ìwọ̀n sínú kùránì sí ní tó gbà lérò ní pé ni àbí kò ìtàwọn ènìyàn ń ṣe kèé ṣe ìfìláàsì ni àbí kí lọ ń sọ gẹngẹ so àbí kí lọ ń sọ gẹngẹ kí yàn sáà máa fẹ́ kí yàn fẹ́ kí gbogbo èèyàn gbà wọn ọlọ́wọ́ bó bá kọ̀yìn sóhun so kí yàn fẹ́ kí gbogbo àwọn èèyàn gbà wọn so súnà Nabi sallallahu alaihi wasallam kò bá fòun lẹ̀ kí yàn fẹ́ kí gbogbo àwọn èèyàn gbà wọn àwọn sálàfù rere ò bá bọ́pá bọ́sẹ̀ kó lọ́rọ̀ rẹ̀ kí yàn fẹ́ kí gbogbo àwọn èèyàn gbà wọn àwọn olùmọ̀ súnà wọn ò bá wọ́n bá bọ́pá bọ́sẹ̀ kún mi nǹkan tó sàn yẹn bí i Ikhwanul Muflisun pé ẹnìkan jẹ́ òní wọ́n sọ pé Ikhwanul Muflisun lọ́bá ti má sọ bá wọn àwọn ọ̀rọ̀ ọ̀rẹ́ ẹran ọ̀rọ̀ ẹran ọ̀rọ̀ tí ó tí ó bá mu kí ẹ fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ táwọn yóò fi gbàyàn tí wọ́n fi gbàyàn ní gbogbo ọ̀nà tí wọ́n fi gbàyàn ní gbogbo ọ̀nà tí wọ́n sàfí máa ṣe tìyàn tó wà fi sọ́sà fi máa yọ́nú síyàn gbogbo tí ò bá jẹ́ ìdí ò sáà fi máa hàn sáwọn èèyàn pé èèyàn nìkan lèèyàn ní làákàí èèyàn nìkan lèèyàn ní hikima hikima hikima so pé èèyàn nìkan lèèyàn ní hikima well hikima náà sọ kẹsẹ̀ hikima so hikima náà sọ so kẹsẹ̀ hikima so, so bí a Ikhwanul Muflisun ni wọ́n àwọn olópin wọ́n bẹ̀ a Sheikh Muqbil pé wọ́n bẹ̀ ìwọ́ wá dájú Sheikh Muqbil lọ́kọ́ àbáwà gbọ́rọ̀ àwà gbọ́rọ̀ Sheikh Muqbil àwà gbọ́rọ̀ tí àwọn tí wọ́n sokùn fa ìta àwọn mùsùlùmí fi tán fi kú lọ àwọn tí wọ́n jẹ́ ìpìlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn terrorist organization láyé lónìí tí wọ́n jẹ́ ìyá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn terrorist organization àwọn tó yí pé àwọn gẹ́gẹ́ fún àwọn brand wọn as terrorist organization láwọn olú tó pọ̀ àwọn tó sì pé àwọn olórí wọn mú sí ma bẹ̀sì jẹ́ lọ náà wá káàkiri àwọn tó sì pé àwọn olórí wọn bí wọ́n sì dá ìsìn rú bọ́n sì ma bẹ̀sì jẹ́ ni wọ́n ma wá káàkiri Yusuf Qaradawi gbogbo wọn gbogbo wọn gbogbo wọn báyìí wọ́n ma wó ẹ̀sìn wọ́n sì láwọn àwọn fẹ́fẹ́sìn rẹ̀ sáwọn yẹn ni wọ́n ṣe muflisun àwọn wá ní muflisun dá kò sí muflisun kò sí sẹ́ni tá lè fi júwe bẹ́ àbí gbogbo èèyàn kò ní sí ákàmà gbogbo èèyàn àà ah, muhsinun gbogbo èèyàn náà sì ní pé ní gbangba rẹ̀ yẹn gbọ́dọ̀ mọ́ sàdọ́à fún kò sáwọn mí tẹ́yàn tábúrú wọ́n ti tànká tẹ́yàn gbọ́dọ̀ fi hàn pé ah, èèyàn ń lẹ́mi ẹjìn fún ìlápẹ̀ẹ̀rẹ̀ ẹ máa wo ẹ máa wo bàbá oníkímọ̀ wo bàbá oní hikima so ẹmọ̀ ohun kan so o lè ń ti báyìí àwọn adigunjalè àtàwọn akánimọ́lé so gbogbo orú àwọn ọ̀ràn olè tó sàjẹ́ irú àwọn ẹgbẹ̀lọpọ̀ asinafu olè so bóyá wọ́n wá ṣe ṣùtá wọ́n á jalè níbìkan wọ́n á jalè wọ́n á sa ìdánbìkan ẹ máa gbọ́ ibi tán ti wá jalè yẹn àwọn tán jà lólè tí wọ́n jí dúkìá wọn wọ́n kó wọ́n kó gbogbo ẹ̀ wọ́n kó kan lé bóyá wọ́n tún sí jàmbá bóyá wọ́n jà wọ́n lólè àwọn nǹkan mìíràn so ìwọ wá débẹ̀ níbi tán ti jalè pé ah àmọ́ ìyá wa ìkọ́lọ̀ kó forí jì wọ́n yá ah, àwọn ìyá wa ìkọ́lọ̀ kó forí jì wọ́n àbí kó má jẹ́bẹ̀ gan ó wá padà ń sọ lẹ́ni tí lẹ́ni tó ń jalè yẹn tó ń lè gbọ́n nǹkan tó ń sọ ẹni tán jà lórí yẹn tí ó lè gbọ́n tó ń sọ àníá ah, àwọn tó jalè ń jò ní ìkọ́nà kú forí jì wọ́n ah la hawla wala quwwata illa billah òun náà ní dán wò kò ní dónù kan báyìí wò ṣe sáwọn yẹn ṣe wọ́n tọ́ sí àforíjì ni ah sáwọn yẹn ò tọ́ sí àforíjì o ní tọ́ra àforíjì fún wọn torí pé yìí tí wọ́n ṣe lásìkò yẹn ó wà ṣẹ̀ ní ẹ̀gán èyàn búrọ̀ fi ń rílẹ̀ pé nǹkan yí aburú gbà ní so but bàbá oní hikima ọ̀dọ̀ wọn náà ni hikima ìgbà tí hikima ń sọ wá látókè so ọ̀dọ̀ wọn náà ló sọ kalẹ̀ sí ó sì dé sọ́dọ̀ wọn kò sí kò láti sọ́dọ̀ ẹlòmíì mọ́ àyàfi bí ìgbà pé annabi sallallahu alaihi wasallam wọ sọ nǹkan nípa àwọn ẹlòmíì àyàfi bí ìgbà pé annabi sallallahu alaihi wasallam ojú àwọn èèyàn bá mi sọ̀yà fi bí ìgbà pé àwọn sálàfù rere wọn ò sọ̀rọ̀ nǹkan sí o wá dájú sọ dájú Imam Malik lọ sọ dájú Imam Malik lọ ọ dájú alimamu Shafi'i lọ sọ dájú alimamu Ahmad ibn Hanbal lọ ọ dájú àwọn ẹni lọ àṣìṣe tí ẹ sì pọ̀ ju àwọn àṣìṣe tí wọ́n lọ àwọn kùrún mufaddala làwọn sì wá ìwọ kọ́dùn wo wà yìí so ìwọ wọ́n rí pé al-ikhwanu kọ́mọ̀ pé wọ́n ní al so kọ́mọ̀ pé wọ́n ní kíni ibi títẹ̀míyà àti ìrìjá àti ma ń wọlé tó àwọn ìyàlára ni ibi títẹ̀míyà àti ìrìjá torí pé nǹkan ma ah gbogbo ẹni tíyàn bá kọ́ láyé ọ̀nà mẹ́ta ní ma ń pín sí o tíyàn bá kọ́ ẹlẹ́kẹ̀ẹ́sì ni pé kí yàn lú kẹ́ni ẹ lò exactly bẹ́ẹ̀ ṣe kọ́ eléyìí sí ohun ọgẹ́nú àwọn èèyàn ẹlẹ́kẹ̀ẹ́ta òun ní kẹ́ni ẹ lò ojú bẹ́ẹ̀ ṣe kọ́ lọ ẹ imagine ẹni tó ti gbọ́ pé a má sọ pé ìkwáni mọ̀fẹ́sọ́n ọjọ́ tó náà gbọ́ pé àwọn kèfèrí ẹnìkan ń sọ̀rọ̀ àwọn kèfèrí ẹ má sọ̀rọ̀ wọn báyìí ẹ má bú ohun náà o in tí wọ́n kọ ó mọ̀ ó ó lójú bọ́n ṣe kọ́ ní ẹ nígbẹ́ ọba sọ pé ẹ̀yẹn ikhwanuna alladhi ghafara Allahu lahum àbí àbá jálè àbí tí ẹjẹ́ fún ìlàpọ̀ ẹ̀mọ̀ púpà kan wà táwọn èèyàn kan tí wọ́n lọ sí ọ̀fà tí wọ́n pa àwọn èèyàn wọ́n pa àwọn aláboyún wọ́n pa àwọn ọmọdé wọ́n pa àwọn olè tí wọ́n jalè ní jò ní ah kọ́lọ̀n kó foríjì wọ́n kọ́lọ̀n foríjì wọ́n ah ah tíyàn bí sọ báyìí lọ́dọ̀ àwọn èèyàn lọ́dọ̀ àwọn àwọ̀n kọ́nà tí wọ́n ṣe kó yí pépó yẹ́ ni tó ní mọ̀lẹ́bí tó kú tó kó wà mẹ́ sí ìsìn dáhùn sọ ní pẹ́ ni yóò tó ṣàforíjì ni wọ́n tó ṣàforíjì náà tó bá jẹ́ mùsùlùmí àmọ́ sí ibi tí èèyàn ti máa ń sọ nìyẹn ah ok ẹ̀tùmọ̀ agbọ́mi o ẹ̀tùmọ̀ agbọ́mi ẹnìkan tẹ̀wà ní ah, àwọn olè rédèrèdè yẹn tí wọ́n lọ jalè ní òní ìwọ́n ni alájì ní ìdáyìn tó ń fi tẹ́ déhùn àwọn olè àwọn ọmọ ìyá wa náà ni wọ́n àmẹ́sìn ọlọ́run ọba ẹni bá wù kó lálàṣẹ rẹ̀ kó fàyà bó ṣe wù àwọn tí ó sì tún dábòbò ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala a ma yẹyẹ wọn bá ṣe wù wọ́n but ṣe ma tó fa nígbàtí ò bá ti sí alwàláwà alwàláwà albarọ́ yìí náà ni ò sí fáwọn tí wọ́n báwo ni ẹni tí òun jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó mọ̀ sọ pé ikhwanu muflisun ìwọ tó sì gbà wọ́n ní muflisun ìwọ gbà wọ́n ní ikima ikima kò bá ikima mu so ìwọ́n wọ́n pẹ́tọ̀ kò bọ́rọ̀ sọ báwo ni irú irú àwọn méjì bẹ́ẹ̀ lè ṣe máa ṣe dáwà so tí bá sí alhudnatu ala dukhun so a kílò kọ́ rẹ̀ kò bá wọn wani walau kanu uli qurba sai yunima tora forí jifan olùsẹ́bọ́ wọn wá sí pé kí ni wọn ò bá jẹ́ mọ̀lẹ́bí min ba'di ma tabayyana lahum lẹ́yìn bá tó bá ti hàn sí wọn annahum ashabul jahim ní pé àwọn èèyàn náà ni wọ́n wa ma kana istighfaru ibrahim ìtọrọ àforíjì tánà bí ibrahim sí tọrọ li abihi fún bàbá rẹ̀ ẹ̀tọ́ wọn ma wo ah, ibrahim náà anábì Ibrahim tó wá tọrọ àforíjì fún bàbá rẹ̀ ṣe n tánàbí Ibrahim ló ṣe ní owó ní àbí n tọ́rọ ọba gbédàjọ́ lé lórí ẹ̀ torí reality ni pé àwọn èèyàn tẹ̀lé àwọn èèyàn tẹ̀lé òdodo torí ọ̀rọ̀ ọba pa wallahi ẹlòmí ń tẹ̀lé òdodo torí kó bá fẹ̀ẹ́nù rẹ̀ mú ní o so ibi tí òdodo yẹn bá bá fẹ̀ẹ́mú rẹ̀ mú dé ibẹ̀ náà ni ó tẹ̀lé dé ọjọ́ tó bá ti ń yapa rẹ̀ ẹni tó bá yẹ pé ibi tó bá dé òun náà ni bé ibi pé tọ̀ kákàmà rántí ọlọ́wọ́ bá bọ́ aláṣẹ rántí ọlọ́wọ́ bá òní wà látọ̀dà nẹ́bí wàzífà òbúra gbogbo ẹ̀lọ́mà sí so ibi tí òdòdó mítì fẹ́nu ti ẹ̀dínù fi nwale torí pé kí ni ìfẹ́ inú kan wà tó fẹ́ rí ń àwọn èèyàn ò sí àwọn èèyàn ò fọ́lọ̀wọ̀n bá sáyè tó wà ní ọ̀ so ma ma ma qadarullaha haqqa qadri kí a máa rò pé nǹkan ò ní dá fún àyàgbà tó tóun bá tó takọtọ́ náà bá báwọn àwọn ìròrí àwọn halabi báwọn náà ti máa ronú nìyẹn àná máa rò pé báwọn ò bá pa àwọn tábà pé a pé táwọn bá pa eléyìí tí tábà pa ni ó gbàdáwà tàwọn ní gbàdá wọn so alhamdulillah Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sì fi hàn àkútó ní lọ́jọ́ orí ẹlòmí gan àtún mọ̀ so kílọ̀kọ́ rẹ̀ dúkìá ni ọ̀rọ̀ ayé ni gbogbo nǹkan ni kò síbẹ̀síbẹ̀ náà ẹwọ bí dáwà sí ń gúrò lójoojúmọ́ fún dáwà nígbèsí ayé oún kálùkù gan ni àti ní dáwà gangan lápapọ̀ so adéhùn ọlọ́run bá fẹ́ni tó bá dóṣinṣin tó sì dó láti tó sì tán láti rìn sí ọlọ́run bá lọ́wọ́ níyàn ọlọ́run bá ní wa ma kana istighfaru Ibrahim ìtọrọ àforíjì ọ̀nàbí Ibrahim kò jẹ́ òlì abihi sí bàbá rẹ̀ illa an lillah nígbà tó padà hàn sí ànábì Ibrahim pé ọ̀tọ̀ Ọlọ́run ọba ni tabarwa aminhu ó bọ́kwá bọ́sẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ azar inna Ibrahim la awwahun halim ànábì Ibrahim awwahani so halim awwah olùsẹ́rí padà lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba ni halim ẹni tó jẹ́ oní pẹ̀lẹ́pẹ̀lẹ́ onílàákàyẹn وما كان الله ليضل قوما بعد إذ هداهم Ọlọ́run ọbọ̀ ní sọ àwọn èèyàn kanù lẹ́yìn bàtọ́ hatta yubayyina lahum ma yattaqun àyàfi lẹ́yìn bàtọ́ náà búbá tó sàlàyé fún àwọn nǹkan tí wọ́n jìnà sí al'ayat wani lima anzala Allahu wa hadhihi al'ayat kí ni tọ́nà bá fi sọ àwọn àyàt yìí kalẹ̀ ta'assafa unasun min al-muslimin àwọn èèyàn kan nínú àwọn musulman banújẹ́ alladhina kanu yastaghfiruna li aba'ihim min al-mushrikin àwọn ìgbé wọn ma ń tọrọ àforíjì fáwọn bàbá wọn nínú àwọn olùṣẹbọ wọn ni alladhina matu àwọn tó ti pé wọn kú wa khafu min hadhihi al-aya wọ́n sì páyà látara àyà yìí wọ́n ni fa anzala ta'ala wọ́n lọ́nà ọba sọ pé ọ̀nà ọba sọ kalẹ̀ pé wa ma kana Allahu li yudilla qauman ba'da idh hadahum hatta yubayyina lahum ma yattaqun wọ́n ni fa ma qabla an tanzila al-aya wa kọbla an yi alamar muslim ta hini wa zariki fa innahu la yu'khadhu alayhi ní pé síwájú kan tó sàlàyé fún wọn ní pọ́lọ̀wọ̀ bò ní mú wọn sí síwájú kan tó sọ ayà yìí kalẹ̀ fún wọn pé àwọn istighfar tẹ́ ti ṣe yẹn fún àbàbá yìí ọlọ́wọ̀ ní mú yín sí ọlọ́wọ̀ ní fìyà jẹ yẹn àfi

ìpé kèfèrí ní olùṣẹbọ kí a pè ní kèfèrí annahu idha mata al-mushrik ní pé tó olùṣẹbọ tó bá kú wal kafir àti kèfèrí fa inna al-muslim torí pé musulmi ò musulmi la yatawalla janazata kò ní ṣe kíni kò ní ṣe janaza rẹ̀ so kò ní ṣe janaza rẹ̀ kò ní dáyàkọ janaza rẹ̀ ah! prof prof prof Victor ah bàbá yẹn ma chemistry ah o ma chemistry gan ìgbà tó ń wá rí kó kú ikú rẹ̀ dùn gan ikú kèfèrí ń dùn ọ́ so níbi àtíkú prof prof ají ajíṣẹ́bọ̀ so ní pé àbí ajígbẹ́bọ̀ ní pé ìgbà tí prof ajígbẹ́bọ̀ púpẹ́ ah ó dùn gan pé òun wà lónìí bá òun sì ń ké òun kírùn fọ́nà kèfèrí ó sì ń rántí kèfèrí tó kú ó sì ń fi ìrun òun ṣe náfílà òun dàrẹ́ tẹ̀tọ́lọ̀ kèfèrí nígbà tó wá di pé wọ́n ò fà á mọ̀lẹ́bílẹ̀ dẹ̀ tún lọ jìgáwá pé ah, nígbà tóhun tún wá débẹ̀ wọ́n tún fi pọ́n lé torí pé ìmámù lòun ní ìlú ìpóhun lòun bá wọn ṣètò gbogbo ẹ̀ ẹlẹ́kùn ẹwọ ẹni ànù bá ìfẹ̀rọ náà mùsùlùmí ìtàwálà jànáza kèfèrí wọn ò gbọ́dọ̀ rí ẹmbẹ̀ ara wọn ò gbọ́dọ̀ rí ẹmbẹ̀ àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni Ọlọ́run Ọba ni ah okay sheikh salih fazan tẹ́sàwọ́lẹ̀ wọ́n ni illa àyàfi idha lam yujad man yadfinuhu tí wọ́n bá rẹni tí yóò ṣe kíni ẹni tí ó sìn pé á ah, pé bàbá bàbá bàbá ìgbẹ̀lẹ̀ wá kú pé kèfèrí ní tòótọ́ àmọ́tọ̀ ọlọ́run ní mẹ́ni tí sìn òun àárá ọ ọlọ́run mẹ́ni tí sìn òun ò ọlọ́run náà sì sàlàyé ẹni tí ń so ọlọ́run mẹni tí ń sìn òun ọlọ́run sì sàlàyé pé tọ́ ẹni tí ń sìn mìírìn ẹni tí mú mi lẹ́yọ̀kan ya'budunani la yushrikuna bi shay'a ọlọ́run sàlàyé rẹ̀ ọlọ́run bó fi wá sínú òkùnkùn ìmọ́mù ẹmọ́ sí àwọn èèyàn lọ́nà pé à ń pé ara gbogbo àwọn náà wà mẹ́ so wọ́n sì wọ́n pè wọ́n pè gbogbo jama'a náà sẹ́yìn náà sí mọ̀ pé bàbá bí àwọn bá wà tún sáfẹ́rẹ́ àbókè gbogbo ará àdúgbò wọn fún wọn lóúnjẹ so ọ̀ràn oúnjẹ ọ̀ràn yìí náà gbogbo gbogbo calculation Sufi gbogbo calculation Sufi tẹ́ bá padà tẹ́ bá padà calculate tẹ́ rí calculation yẹn get equals to oúnjẹ ní ló mọ̀ padà jásí so equals to oúnjẹ náà tó bá tún débẹ̀ yóò yẹ pé ara rẹ̀ nífà yóò tẹ̀ fún wọn bẹ̀rẹ̀ ní pé afáyẹ̀lẹ́ ẹgbọ́wọ́ àwọn ará ẹbẹ̀dẹ̀ wà mọ̀ náwọ́ sí báyìí so kò wá ní rẹni tó jọ ń bẹ̀ yóò wá yẹ̀yẹ yóò wá yẹpẹrẹ so wọ́n ni sẹ́kọ̀ọ́sán sọ pé illa idha lam yujad man yadfinuhu min al-kuffar wọ́n ní àyàfítà àbárẹ́ ni tí ó sínú àwọn kèfèrí tọ́ eléyà kan gbẹ́kòtò fún áfì sọ síbẹ̀ àti pàkòtò ní wọ́n ní fa innahu yuwara bi turab eléyà dáyẹ pẹ̀bó wala yudfan fi maqabiril muslimin a sì ní sí sísàrí àwọn musulmi wọ́n yí sí àwọn kèfèrí sísàrí àwọn musulmi bẹ́ẹ̀ sì ni èyàn gbọ́dọ̀ máa sí musulmi sí sàrí wọ́n ní fa muslimun wọ́n ní àwọn musulmi la yatawallawna janazata al-kafir pé ah, àbábá ti kọ sínú wíìlì àbá kọ sínú wíìlì pé ìmámù kífì ìmámù kìníkà kìníkà ìlú kìníkà ń pàwọn ní kí wọ́n sí òun pé ara ọ̀ wàsíyà lẹ́yìn la yunaffadh wọ́n ni la yatawallawna janazata al-kafir fala yarsilunahu wọ́n ni fọ́ wala yakfinunahu wọn ní ṣe káfánù rẹ̀ wala yahmilunaha wọn ní ṣe kí ni wọn ní gbé ka afá afá ẹmọ̀bọ̀ ẹmọ̀bọ̀ ẹmọ̀bọ̀ ẹmọ̀bọ̀ bishop lókú bishop kọ́ so babon shop ni wọ́n ní wala yushi'unaha wọn ní tànká akéde kú bàbá wa ẹ̀ẹ́tọ́ anánsálẹ̀ mi lórí Emi Abdullah ọmọ Muhammad ìpé announcer yìí lónìí ìpé akéde kú bàbá wa bàbá ọ̀dẹ̀ náà ni ó tún lọ́wọ́ kéfèrí mara ìlọ́run ìpé akéde kú bàbá wa ìpé ẹni tí wọ́n lọ ní olúwa wọ́n lọ ní olúwa ìpé so yóò sáà ẹmà àwọn bá ṣe máa ń ṣàánú wọn ma bá ṣe ń wọn so islam pé wọ́n dágbére fáyé lọ́jọ́ kìíní ogun mọ̀lẹ́bí wọ́n fi so yóò tún kéde ikú kèfèrí so sheik sọ́lẹ̀ fasan sọ pé nípe wàláyù ṣe'únaha àbí wàláyù ṣayyí'únaha èyàn ní sẹ́kí èyàn ní Attend ibi tán ti ń sin pé à sọ fún pé kẹ́ àtẹ́ndì eh, session láà ní kẹ́ attend session church àwọn náà mọ́gbà ilẹ̀ attend session church but eh, kí ló kọ́ rẹ̀ eh, kí ní kan sẹ́mẹ̀jì láti wọ́n sí ẹ̀dẹ̀bákan lè wá ó sẹ́mẹ̀jì oh, tí wọ́n ma àwọn nǹkan tó ga tó ga tó ga báyẹ̀ bẹ́ẹ̀ ni òun náà ni òkè táwọn cross one mẹ́rin báyẹ̀ ókè ókè ẹ̀wọ̀n náà ni

taniwọ́ àánú kìníkìní lè mi pé kìní làwà we are academics ya engineer kìní ni o engineer kìní nígbà nabi sallallahu alaihi wasallam so wani ọlọ́wọ́ bá sọ fún nabi pé wala tusalli ala ahadin minhum mata abada o gbọ́dọ̀ kírùn sí kankan wọn tó kú láyíláyí wala taqum ala qabri o gbọ́dọ̀ dún bí sáré rẹ̀ innahum àwọn ẹni yìí ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ wa matu wa hum fasiqun wọ́n sì kú ní tí wọ́n jẹ́ pòkí ni wọ́n ni fal muslim wọ́n ni musulmi ò la yushayyi' janazata al-kafir musulmi ò kí rán janaza kèfèrí lọ́wọ́ afẹ́kẹ́ bá wa kan pósí ní pín pósí pé kílùkọ rẹ̀ kí pásítọ̀ tó wà ń sálẹ̀ àbí kètẹ̀ sí pásítọ̀ gan pé ah Samson Samuel so bàbá Samson Samuel tán gbé sálẹ̀ ń bẹ̀yẹn ah bàbá Samson Samuel ah ah bàbá yẹn ṣe yẹn ah bàbá yẹn ṣe ah, eh, àwọn náà kú ah, àwọn ìyá ń kọ́ ó sùn bèèrè àwọn ìyá ní pé ah ní pé ẹni eh, tí ó ṣẹlẹ̀ ní pé ah ní tí ń ṣe ń pé 50,000 ní ma ń ṣe fáwọn èèyàn tẹ́lẹ̀ àmọ́ ọlá kó jẹ́ bàbá samson 20,000 ní ṣe fún yìí musulmi fa abdullahi tí ń ṣe kámẹ́ntà yóò wà bá wọn gbẹ́ yóò wà bá wọn yóò tún já cross sí pèsè wájú lẹ fẹ́ kí àbókè àbísàlẹ̀ àbẹ́gbẹ̀ ń ní gbogbo ẹ̀ náà ni àmọ́wọ̀rí yíya sílẹ̀ ẹwùn wọ́n ni wa amma iyadatul marid min al-kuffar wọ́n ni ẹ̀rí kí yàn máa bẹ aláàrẹ̀ wò nínú àwọn kèfèrí idha kana min ajli da'watihi ila Allah tó bá yẹ pé yàn fẹ́ torí ẹ̀ pé sọ́dọ̀ Ọlọ́run ba fa inna al-muslima ya'udu al-marid musulmi ó bẹ aláàrẹ wà káàfì tó jẹ́ kéfèrí wa yad'uhu ila Allah yíó sì pè sọ́lọ̀ Ọlọ́run ọba pé à ah, ìyá òpin ló ti dé yìí òpin ló ti dé yìí Ọlọ́run ọba nìkan ló lè láyín bí lásìkò tẹ́ wáyé kò sí nǹkan kan mọ́ pé Ọlọ́run ọba nìkan ló lè láyín èyàn sì gbọ́dọ̀ mú nǹkan kan papọ̀ so mélòó mélòó èyàn máa ń fi ń ṣe kòǹgẹ́ nígbẹ̀yìn ayé rẹ̀ wọ́n ní faqad aada an-nabiyyu sallallahu alaihi wasallam yahudiyyan wọ́n lánàbí náà ti bẹ yahudi kan wò wa da'ahu ila al-islam anábi sí pé sí islam wọ́n ní fa aslama ó wá gba islam wa mata ala islam ó sì kú lórí islam wa anna muhammadan rasulullah àti muhammadu jíṣẹ́ Ọlọ́run Ọba ni but àwọn kèfèrí wọ́n ti dó ti ilẹ̀ lọ́nà nígbà tó fẹ́ kú yẹn pastor wọn bẹ́ hmm. eh, eh, priestess ọ̀nà wọn bẹ́ so gospel father uh, choir master gbogbo wọn wọ́n sàwà wọn bẹ́ nígbà tó fẹ́ kú torí pé àwọn jùnúdù ṣe tọ́nù náà wọ́n fẹ́ make pé ah ọkù lórí kúfùrù yìí ni o ìwọ wà kó àwọn alàjẹ́nà ọwà fàwálẹ̀ so àwọn jùnú ṣetán àwọn fẹ́ make sure pé a ah, níṣẹ́ ọgbọ̀rọ̀ kó sórí kúfùrù yìí kìíyà kọ́yà ẹkìwì Jésù ẹlùmí yóò kìíwì Jésù sí ìlọ jábọ́lọ́ wọn la hawla wala quwwata illa billah wọ́n ni wa mata ala al-islam wa shahida an la ilaha illallah yahudi yìí nígbàtà náà bí bẹ́wọ̀ ń gbà tó ó sì jẹ́rìí pé kò sí nǹkan tó dọ́ sí ìjọsìn àfọ́lọ́wọ́ bá Allah wa anna muhammadan rasulullah àti pé muhammad ojú sí ọlọ́wọ́ bá ni wọ́n ni wa aada nabi sallallahu alaihi wasallam ammahu aba talib wọ́n na nabi visit yon kore abu talib fi maradil maut nígbà tó wà nínú ààrẹ tó fẹ́ kú wa qala lahu annabi wa tí wáyé pa àwọn tí wọ́n ń ṣe súnnà àwọn tán ráwọn ṣe súnnà lẹ́kọ̀ọ́ tó bọ́kù náà àwọn ẹbọ so kìí sáwọn tí wọ́n ń parọ́ súnnà o tó yí pé alwọ̀láwà alwọ̀rọ̀ ẹ burú débi pé ìrìn létí bèbè kúfùrù báyìí so irú àwọn bẹ́ẹ̀ ló lè fẹ́ làkóòrùn kàbáyìí àwọn gan ẹlùmí gan tí ẹni mọ́ sọ àwọn bí tí máa ń ṣe tó bá fẹ́ tó bá lọ sóde ọmọ ẹ imagine ó lọ sóde ọmọ kèfèrí kèfèrí bóyá ológun ẹni tí ń bọ̀ ògún ń bọ̀ ya ń bọ̀ sà ń bọ̀ gbogbo tí máa ń bọ̀ so wá wá òun ló wá wá sí bí òun ló wá sanwó jù níbi ìkómọ tó wá pé irú èèyàn báwọn kàfà ẹ̀yìn náà sì mọ àwọn tògìyàn hey wallahi ayé ayé àti tòtòtò ayé o ma ń bí tó gẹ̀yà níwá nífà kí ẹ máa wòrà nìgan ọjọ́ tó bá wọ sọ tó dáa ju táwọn yóò kọ̀ wọ̀lá sí òun kí ń kẹfí nínú nafsu ara rẹ̀ tó gẹ̀yà ẹ̀wà ìmájì ẹni tó yẹ pé kò sí tó fi ń rẹ̀ kì ní ẹ̀lẹ́ afá ìfún yí ní one million one million náà ni ìgbésí ayé sofitafi tó má ti fún one million alkiyama rẹ̀ àtayé rẹ̀ kò sí tí ó lè tán sọrí ẹ̀ kí á fà yí fún 1 million kí á ẹkí ẹ̀yìn ọlọ́run ní pé bóhùn sí mọ́sán ẹgbọ́nàwà tó bí kàánà kíbe ẹgbọ́nàwà tó bí lẹ́ẹ̀kẹ́ sí ìwọ mùsùlùmí wo wo islam ẹlòmí gan dájú islam àwọn mùsùlùmí lọ in tí ah, ah, islamu tó ń kà fún islamu lọ́dọ̀ rẹ̀ ẹni tí máa fún olówó náà ni al-islamu ẹ̀kọ́ olmọ́lì islamu lọ́dọ̀ tí ẹ̀rùn wala hawla wala illa billah gbogbo àwọn àsìbáyìn àwọn ẹ̀mù ò lè ṣe rú àwọn àsìbáyìn so wọ́n lè so gbogbo wọn ẹ̀dá ẹ̀yìn má jẹ́ ẹni tó kó ma ẹni tó fẹ́ kó ma àbẹ́ tí ń ṣe náà wà bí gbogbo ẹ̀ tàbí ti sọ́ra ìdí àfún wà sí ah tí ń bá wá bẹ̀rùn tí ń bá wá ibẹ̀ yẹn jìnà tọ́lọ̀ mi gan ohun so ní pé tí wọ́n bá wá 150 ni 150 ni gbogbo tàbá sì pa àwárá lọ ohun tàbá pa àwárá lọ a nígbà ah, ẹmọ́ kó lọ ẹmọ́ kó gbogbo ẹ̀ lọ ọ̀rẹ́ já pín ní 80-20 ní tẹ́bá pa àkáwà náà káwà náà kó díẹ̀ bẹ̀ tọ̀ kò sí wàhálà so ó ti ẹlẹ́gbẹ̀ ẹni tó ti tẹ́ ti gbà ni àwọn àfọ́ ní súfí oníkìní ó wá débẹ̀ tán ẹni tó fẹ́ kó mọ àwọn kọlígì kọlígì náà ni o kọlígì ní pẹ́lú mi ìṣẹ́bọ̀ so àwọn kọlígì ti péjọ tán àwọn kọlígì ti pọ̀ gan ẹgbẹ́ àwọn àwọn àrùbábò kúfùrù ẹlẹ́fẹ́ wọ́n rò pàfà súnfí yóò àdébẹ̀ yóò ní la ta'budu illa Allah kò sọ́bà kan àyàfọ́lọ́run náà ni ó tù sí bóyá gan ló lè sọ́bẹ̀ wọn so but nabi sallallahu alaihi wasallam nígbàtí amma nabi ń kú nabi o tún wò bá wọn sonadid quraish sonadid jam'u sindid so anabi sallallahu alaihi wasallam wò pé kí ló kore ní pé àwọn sonadid quraish pa àwọn tún wà ńbẹ̀ anabi ní ya am pé rẹ̀ on ku mi o qul la ilaha illallah pé sọ pé la ilaha illallah wọ́n ní fa idha kanat iyadatul marid wọ́n tó wáyé pé ìmá bẹ̀rẹ̀ alẹ́wọ̀ alkafir tó yẹ kèfèrí min ayi da'watihi ila islam nítorí kí ẹba fi pé sí islam ni fala ba'sa biha kò sí problem bẹ́ bá ti kó yàtọ̀ wọn bá lọ àwọn èèyàn mọ̀ wò pé ní tó sì pé nínú àwọn ẹ̀kọ́ tí ẹmọ́ ló pẹ̀lú àwọn èèyàn rẹ̀ pé ẹni tẹ́ bá rí bóyá mọ̀lẹ́bí rẹ̀ kú ẹ̀rí kó pẹ́ni kankan kò pẹ́ni kankan sí ẹ má tí tí ó fi wá padà lankan mẹ́lẹ̀ bàbá máa ń ṣe jálà bí wọn àtàwọn aláyé ìrẹ́ kò ń sí wà láàrin kò pẹ́ni kankan ẹ má béèrè fàlátẹ́sí àlúwá ní a pé kò pẹ́ni kankan sí ah mo gbọ́ lórí níbọ̀ yìí kan sí pé dádì ń kú ni o mo ní mo gbọ́ pé wọ́n kú bẹ̀rẹ̀ wọ́n àti àwọn wá kò ní ara àwà o àwà àdánwò ẹ̀yàn akọ́yàn sádánwò tí ó fẹ́ tí ó fẹ́ bóyá ó fẹ́ ó ti mọ bí ó ṣe ṣe tí ó ní tí ó ṣe tọ́nà ó tún pè pé ara ìgbà tí bàbá àwọn kìí kú sẹ́bẹ̀yìn lọ àwà nílọ tí ń kọ́ à ń bọ̀ à ń bọ̀ kódà àwọn èèyàn 250 láti wọ́n bítá wọ́n sí wá títí kò ní rízọ so wa amma idha mata ala kufrihi wọ́n ní tó bá fi kú lórí kèfèrí ẹ̀fà iná muslima la yatawallahi musulmi ò ní dáyàkọ́ walau kana aqraba an-nas ilayhi kúrò kó jẹ́ pé ẹni tó súnmọ́ jù ní ẹ walau kana abahu kúrò kó jẹ́ bàbá rẹ̀ alọ́dọ̀ àwọn súnfí eléyìí ẹ̀lẹ́gbọ́ tó pé kí ni tó rípa àwọn òkọ́lọ́wọ́ bá kún òbí ju ọlọ́wọ́ bá lọ́dọ̀ àwọn súnfí òbí ju ọlọ́wọ́ bá lọ́dọ̀ àwọn súnfí tó rí pé kí ni tó rí pé wọ́n gbogbo tó bá ṣe sóbìí gbogbo ẹ̀ náà ló lè fi rí ọ̀nà ọlọ́run ọba láìsí kọ́ìd lọ́dọ̀ wọn láìsí intervindi bẹ́ẹ̀ ni ìṣe dáadáa sóbí ó gagan nínú súnnà ó gagan lọ́dọ̀ oní súnnà amákíní pẹ̀lú pé ìfiwá ìyọnà ọlọ́run ọba náà so wọ́n ni èyí kìí ṣe torí ìdí tẹ́yàn fi ń ṣe dáadáa sóbí pé torí òbí gẹngẹ fúnra rẹ̀ torí pé èyàn fi ń ṣe kíni torí pé èyàn fi ń wá ìyọ́nà Ọlọ́run Ọba torí pé tọ́lọ́run Ọba fẹ́ nìyàn Ọlọ́run Ọba fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ìfẹ́ tí òbí nílì sí tó lẹ́tọ̀ọ́ sí yẹn Ọlọ́run Ọba ti fóbi so but sára òbí ju Ọlọ́run Ọba lọ́lọ́rọ̀ àwọn Sufi so wọ́n ni walau kana abahu walau mata Abu Talib ala al-kufr wọ́n ni walamma àníbì ò dayakọ́ sínsín wala tajhizahu àbíbá ṣe prepare rẹ̀ bal amara ibnahu aliyan yálà ó pa ọmọ rẹ̀ aliyi láṣẹ an yuwariyahu fil ard níbẹ̀ kókàn òsìn kókàn gbẹ́kòtò kó dábò wala yutraka ala dhahril ard kó sì má fílẹ̀ lórí ilẹ̀ li alla yata'adha bihi an-nas kódà so that àwọn èèyàn ní ma so the only time lẹ́yìn ó sì kèfèrí òun náà ni kò torí kó mọ́ bá fi máa ohun bí á ah, bàbá kan kú sílé ó ti kú láti bí ọjọ́ mẹ́ta nìkí báwọn kò kẹfẹ́ tí ma ń sánkù nù so ní pé ó ti kú sí láti bí ọjọ́ mẹ́ta gbogbo àwọn ẹ̀rẹ̀ wọ́n àwọn ni kìí kan tó wà tán ti kọ́ àwọn èèyàn sí ní pé in tó ma fi ṣe má àyàfi níbi owó àwọn èèyàn ò sì rí sọ́dápọ̀ máa àyàfi níbi owó so ilé fìdí ni ẹgbẹ́ ẹni tí ó bá lówó báyìí yóò rò pé kò sí dáadáa tóhun lè sí whereas àwọn sálàfù tún wọ́n ní kankan wọ́n fi ṣe wọ́n fi tọ́kì ọkà àwọn èèyàn wọ́n fi ṣe dáadáa sáwọn èèyàn tó pọ̀ gan Imam Ahmad ṣe Imam Ahmad lówó ni awọ́pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èèyàn so wọ́n ni a pé bàbá tí ń gbélé agbogbo àwọn ọmọdé wà ní London èyí tó jẹ́ dàgbàjù Belgium ló ń wá so ní pé kílùkọ̀lẹ̀ bàbá tí ń rún irú eré ìrùn èyàn lè pé kílùkọ̀lẹ̀ èyàn lè sáyàn tí ò ní fi máa tí ò máa fi máa rẹ̀ but àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ náà èyàn lè darí wọn sí ẹ̀dàkùn church member yín ṣọ́ṣọ́ bá ń ti kú sílé láti bí jọ́mẹ́ta ẹ̀rọ gbé o so kò jẹ́ bó ti jẹ́ wallahu alam wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik shalla la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk